Today is the Happy Home Sunday. Òní ni ọjọ́ Sunday ti ìdílé aláyọ̀. A Sunday when we discuss and raise issues and answer questions concerning the home and pray also concerning the home. Ọjọ́ Sunday tí a máa ń sọ̀rọ̀ nípa ìdílé àti ìgbéyàwó tí a ti máa ń sọ̀rọ̀ nípa ìbéèrè àti àǹfẹ̀ sí ìbéèrè náà. Glory be to the name of the Lord. Ògo ni fún orúkọ Olúwa. Wàá ṣe that we thank God and we like to. Congratulate the chairman of the Happy Home Activities for the award given to him and his wife in his local government as the best couple in that local government. Ṣé àti ìṣẹ̀lẹ̀ ìbẹ̀lẹ̀ à ń kí alága ìgbìmọ̀ sí ìgbéyàwó kú oríire fún ayẹyẹ ẹ̀yẹ tí wọ́n fún wọn ní ìjọba ìbílẹ̀ wọn tí àwọn ọmọdé lọ́kọ láyà tó dára jù ní agbègbè ìbílẹ̀ náà. Ìlọ kọ̀tún tó fọ́mọ́ lẹ́nu yàrá. Olúwa síwájú sí a máa bọ́ lápò orúkọ rẹ̀ nínú ayé yìí. There is a ring on. Ìrúnú kan wà tó lọ lọ́wọ́. I'm speaking for a few minutes on what I call the ring against the hope. A máa sọ fún àwọn ẹ̀sìn púpọ̀ lórí tí mo pè ní ìrúnú lòdì sí ìdílé. There is a ring on now. Ìrúnú kan wà tó lọ ní lọ́wọ́lọ́wọ́ yìí. A ring against three institutions. Ìrúnú lòdì sí àwọn ìgbésàlẹ̀ mẹ́ta kan. The enemy is in a desperate rage. Ọ̀tá ṣe tán láti wọ ilé ìdúró tó le gidigidi. To dismantle. Láti túká. To destroy. Láti bàjẹ́. To pull down. Láti wó olulẹ̀. To battle láti gbógun tì. those three decisions. àwọn ìgbésàlẹ̀ mẹ́ta wọ̀nyí. the first one is the decision of marriage. ìṣẹ́ni nínú rẹ̀ ni ìgbésàlẹ̀ ti gbéyàwó. under severe attack. ó wà lábẹ́ ìgbógun tì tó le jù. right now as we speak. nílọ́wọ́lọ́wọ́ àti mẹ́nu kan yìí. the second one. ìkejì rẹ̀ is the church òun The church of God through his conduct is here attack even after the ìjọ The náà one, The third one is the youth. Only ni àwọn ọ̀dọ́. This generation of youth irọ́ àwọn ọ̀dọ́ òní yìí is standard destructive attack. Wọ́n wà lábẹ́ ìgbógun tó ti máa ń pa nínú. And wasting the youth like never before. Ó kì í fi àwọn ọ̀dọ́ wọ̀nyí ṣòfò tí ò sì ṣe rí. I'm praying this prayer for all the young ones who are there. Fún gbogbo àwọn ọ̀dọ́ tó wà ní ìlú mo ká Particularly if you are below forty. Pàápàá sí ọjọ́ orí ìròyìn àti ìṣòro fún You will not be wasted in the name of Jesus. A ò ní fi ọ́ ṣòfò ní orúkọ Jésù. When I say wastage and a race going on. Ṣùgbọ́n ìsinmi ṣòfò kan àti ìbúnú kan lọ lọ́wọ́lọ́wọ́. Against those three institutions. Lòdì sí àwọn ìgbékalẹ̀ mẹ́ta wọ̀nyí. Marriage. Ìgbéyàwó. Church ìjọ ọlọ́run yìí àti àwọn ọ̀dọ́. And by releasing the enemy still this attack. Ó sì ní ìdí tí ọ̀tá fi ń pé ogun yìí fún wọn. We can't deal with all three here because that's not our syllabus. A ò lè sọ nípa mẹ́ta ní ìlú nítorí pé àkórí ìtafẹ́sẹ̀ lónìí kan. Wọ́n ní àdì rage against the home. Ìrònú lòdì sí ìdílé òlàfẹ́gbéyẹ̀wò. In Genesis chapter two. Ní ilé ìwé Genesis orí kejì. Genesis chapter two. Ìwé Genesis orí kejì. verse 18. Ẹsẹ̀ kejì ní ogún. Genesis two eighteen. Ìwé Genesis ní orí kejì. Ẹsẹ̀ kejì And the Lord God said. Olúwa Ọlọ́run sì wí pé. It is not good that the man should be alone. Kò dára kí ọkùnrin náà kí ó nìkan máa gbé. I will make him an help meet for him. Èmi ó ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un. It is not good that the man should be alone. Kò dára kí ọkùnrin náà kí ó máa nìkan. I will make him an helpmate for him. Èmi ó ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀. That verse is the origin of the institution of marriage. Ẹ̀sìn ọlọ́run ni ibi tí ọ̀rọ̀ ìgbéyàwó ti tẹ̀. The devil hates marriage. Èsì ó kórira ìgbéyàwó. Sister, what did I say? Ẹ̀yin arábìnrin kí ló ń tí mo wí? Brothers, what did I say? Ẹ̀yin arákùnrin kí ló ń tí mo sọ? The devil hates marriage with perfect Èsù ó kórira ìgbéyàwó pẹ̀lú ìkórira pátápátá. And there are many reasons wrong with this marriage. Ọ̀pọ̀lọpọ̀ ìdí ló sì wà tó fi kórira ìgbéyàwó. Number one. Ìkíní ìlú. Òun mọ̀. That two are always better than one. Pé méjì ó sàn jẹ nìkan lọ. Two ènìyàn méjì. They are better than one. Wọ́n sàn ju ẹnìkan lọ. The Bible said they will have the reward for their labour. Bíbélì sọ pé wọ́n ní èrè fún iṣẹ́ ọwọ́ wọn. Even Jesus in his lifetime. Jésù gan náà nígbà tó wà lórí ilẹ̀ ayé. He never sent out one person to go to anywhere. Kò ró ẹnikẹ́ni láti lọ sí ibi kankan rí. He sent two by two. A máa mú wọn ní méjì méjì. Two are always better than one. Méjì á máa sùn ju ẹyọ kan people to the evangelical faith. Àárọ̀ méjì lọ sí pápá tó ìdí ìrere. If for any reason one of them receives a satanic arrow. Ó bá yẹ pé fún ìṣẹ́kọ̀ tàbí òmíràn ọfà sátani kọlù kan nínú wọn. The other one can still pray for that person. Èkejì ó lè ti máa gbàdúrà fún ẹni náà. So the devil knows that two are better than one. Ilé ìsúnmọ̀ pé méjì sàn ju ẹnìkan lọ. So he hates marriage. Nípa báyìí, ó kò ìgbéyàwó. Two. Ìkejì. Even Is èso mọ̀ that it's not good for man to be alone. Ṣé kò dára kí ọkùnrin dánìkan dánìkan máa wà? And He wants the man to be looked. Nípa báyìí, ó fẹ́ kí ọkùnrin máa dá nìkan wọ̀. So that they can easily discuss it. Ó ba lè rọ̀ lọ́rùn láti pààrọ̀. So he has his own reason. You know what is it? Ó ní ìdí tirẹ̀, ó mọ ohun tó ń ṣe. And like I keep telling you here. Bẹ́ẹ̀ ni mo ti máa ń sọ sí ti bọ́ọ̀lù. You can call the devil all kinds of names. Oríṣiríṣi orúkọ tó bá wù ilẹ̀ lè pè é. But you cannot call him a fool. Ṣùgbọ́n ẹ̀ ò lè pè é ní òkùnrin. He knows what is it. Ó mọ ohun tó ń ṣe. Three. Ìkẹta. The devil knows that God loves marriage. Èsì ó mọ̀ pé Ọlọ́run fẹ́ràn àwọn ìgbéyàwó. So he hates everything that God loves. Nípa báyìí, òun kórìíra okòrun tọ́lọ́ ń bá fẹ́ràn. Ó God that loves it, he hates. Tó bá yẹ kí Ọlọ́run ló fẹ́ràn kan náà, ètò àkórìíra rẹ̀. This has the third reason he marriage. Eléyìí ni ìdí kẹta tó fi kórìíra ìgbéyàwó. Four, ìkẹrin. He wants confusion in this world. A máa fẹ́ kí rúdurùdu wà lórí ilé ayé yìí. Because he is the author of confusion. Nítorí pé olóma ń ṣẹ̀dá rúdurùdu. Why God is the God of order. Nígbà tó yẹ kí Ọlọ́run fún ara rẹ̀, Ọlọ́run ètò ni. So because the old confusion, nítorí pé ó fẹ́ kí rúdùdùdù wà, is constitution marriage. A máa kó rúdùdùdù bá àwọn ìgbéyàwó. Corruption. A máa kọ́ ìrúkè ìrúkò sílẹ̀. Lọ́yìn náà wọ́n lè home is in confusion. Nítorí pé mọ̀ pé ní kété tí ìdílé bá ti wà nínú rúkè ìrúkò. Everywhere got into confusion. Gbogbo ìdílé àbíkálà ni ó wà nínú rúkè ìrúkò. Five. Ìkarùn-ún. Inú. Òun mọ̀ that marriage helps against immorality. say ṣe ìyàwó a máa lọ́wọ́ kò ní má ṣe ìṣekúṣe. That's why Paul says Onímọ̀ mi Paul ti sọ wípé. It is better to marry than to born. Ó sàn kẹ́nìyàn ṣe ìgbéyàwó tí kò máa ṣe. And if you know you cannot control yourself to a marriage. Kò bá mọ̀ pé o lè ṣe àkóso àgọ́ ara rẹ lọ sí ìgbéyàwó. So you know that that marriage helps against morality. Èyí ó kọ̀ pé ìgbéyàwó yà máa ran lọ́wọ́ kí wọ́n bá ṣe ìṣe. And you know that if it destroys the season of marriage. Ó sì mọ̀ pé òun bá ba ìgbékalẹ̀ ìgbéyàwó jẹ́. That immorality will capture the majority. Nípa bá ìwà kúkúrú ìwà ìṣekúṣe á mú ọ̀pọ̀lọpọ̀. Then they ask a free ticket to give to them to go to hellfire. Láti wà ní àǹfààní láti fún wọn ní orí ọ̀fẹ́ láti lọ sí ọ̀run àgbáyé. Number six, you know. it says mọ̀. That wherever two or more are gathered in the name of the Lord. Pé níbi tí méjì tàbí mẹ́ta bá súra jọpọ̀ ní orúkọ Olúwa. God will be there. Ọlọ́run á wà ní So he doesn't want the two, husband and wife, to come together in the name of the Lord. Ní bàbá ẹ̀ kò fẹ́ kí àwọn méjèèjì ní ọkùnrin ọkọ̀ àtayá, ó kóra jọpọ̀ ní orúkọ Olúwa doesn't want it at all. He says, "Very, ìfẹ́ rí. Ìkẹfà. What did he say? You know, láti ṣe àkọlé. Mo dà bẹ́ẹ̀, ó túmọ̀ sí pẹ̀ ń bá mi lọ. You know, almost that marriage brings strength. Pé ìgbéyàwó a máa fún ni ní okun. Okun. Àkókun àti When the couple pray together, they have strength. Nígbà tí ọkọ àti ọba jùmọ̀ gbàdúrà wàá ní okun sí ẹ kẹjọ. He knows that good marriages bring prosperity. Òun náà mọ̀ pé ìgbéyàwó tó dára á máa mú ìṣirere wá. He knows very well. Ó mọ̀ dáadáa. Náà ìkẹsàn-án. He knows. Òun mọ̀ that he has findeth a wife pé ẹnikẹ́ni tí ó bá rí ìyàwó. it a good thing. ó rí ohun rere. and obtained favour of the Lord. ó sì rí ojú rere ọlọ́run. doesn't want that favour on any man. nípa báyìí kò fẹ́ kí ọkùnrin kankan kó rí ojú rere ọlọ́run. not at all. doesn't want men to be saved. kò fẹ́ kí a fi ojú rere fún àwọn ọkùnrin. that's why I'm praying for all the men here. ìdílé mo ṣe ń gbàdúrà gbogbo ọkùnrin tó wà nínú. any antique favor arrow. Ṣé gbogbo ọ̀fà tó tako ojú rẹ̀? Fire the gates of destiny. Wọ́n ta lùsí àná. Nàbà fire in the name of Jesus. Ah, And I'm praying for the sister too. Eh, Any anti-favor arrow fired against you. That go back to the sender in the name of Jesus. 10. Ah, Ìkẹwàá. He doesn't want man to reproduce. Kò fẹ́ kí ọkùnrin àbọ̀ àwọn ẹ̀rọ èèyàn kó máa bí sí. He would rather prefer human beings to go into extinction. Kàkà bẹ́ẹ̀ á fẹ́ kí ìran àwọn èèyàn kó parun. He just go into extinction. Ṣé kò parun kó máa sì mọ́? He doesn't want to. Ṣé ilé I mean, if the, the he doesn't want reproduction, doesn't want We want men to go into extinction. Nítorí pé kò fẹ́ kí That's why man will marry man now wants to marry a man a woman wants to marry a woman. Nítorí náà ni ọkùnrin And if that continues, the woman is gradually go to the extinction because there will be no reproduction anymore. Bí eléyìí bá ti wá tẹ̀síwájú bẹ́ẹ̀ tó pé owó ọmọ ènìyàn ló máa dínkù ní iye tó bá yàtọ̀ sí ẹnì kankan lórí ilẹ̀ ayé mọ́. And this is a very very serious matter. Pàtàkì ọ̀rọ̀ tí wọ́n ti wà jẹ́. Eleven. Ìkọkànlá. You know, òun mọ̀ that good marriages will lead to raising godly children. Pé ìgbéyàwó rere amúkéyàn kó máa mú àwọn ọmọ tó ní ìwà bí ọlọ́run dàgbà sí i. Make them to raise godly children. Á jẹ́ kí wọ́n máa mú kí àwọn ọmọ wọn kó máa ní ìwà bí ọlọ́run. Right. Kejìlá, he knows that a good marriage. Ó mọ̀ pé ìgbéyàwó tó dára. Actually, a small church. Nítòótọ́ ìjọ kékeré ni. Small church ìjọ kékeré ni. Marriage is a good marriage is small church. Ìgbéyàwó rere ìjọ kékeré ni. So it doesn't like it at all. Ní bàbá ẹ̀ kò fẹ́ràn rárá. Thirteen. Ìkẹtàlá. Seven o. Èsì ó mọ̀ that the teaching of vibrant church pé àṣírí ìjọ tó ń ṣe dáadáa. is vibrant family. òun ni ìdílé tó ń ṣe dáadáa. fourteen the devil knows. ìkẹ́rìnlá èso mọ̀. that the home. pé ìdílé. when it is godly. tó bá jẹ́ ti wà bí ọlọ́run. the society too. àwùjọ bákan náà. to be godly. Òun àti ẹ̀tọ́ ní ìwà bí ọlọ́run. If the family is ungodly. Tí ẹ tí bá dẹ̀ tí ò mọ ọlọ́run nation will be orílẹ̀-èdè náà wọn mọ ọlọ́run. society will be ungodly. àwùjọ mọ ọlọ́run. fifteen nínú àrùndínní ogún ó mọ̀. a good marriage will lead to peace of mind. ṣé ìtúyàwó rere àmà fún ní ìfọ̀kànbalẹ̀? sixteen knows that a good marriage will lead to joy. ó mọ̀ pé ìtúyàwó rere àmà mú ayọ̀ wá. seventeen. kẹsàdínlógún. inú. ó mọ̀ than the best way. Pé ọ̀nà tó dára jùlọ. Ẹni sọ that again very carefully. Ẹjẹ́ ti farabalẹ̀ sọ inú mi. Very slowly. Wọ́n ti máa fi kọ́ ní ìsìnkú ẹni. Inú òun mọ̀. That the best way. Pé ọ̀nà tó dára jùlọ. To destroy. Láti the life of a child. Ba ayé ọmọ kan jẹ́. Is to destroy. Òun ni láti ba the family. Ẹbí of his or her parents. Ti òbí àwọn ọmọ náà jẹ́ lò òun mọ̀ àbúrò ń bá bàbò èyí kété tó lè bá ṣẹlẹ̀ rẹ́kọ́dà àtò pé àwọn àkọsílẹ̀ ti fi hàn children from broken home pé àwọn ọmọ tó wọ́n láti ìdílé tó kórè Only by divine intervention they do well nípa ìdákọ̀sí òkè ọ̀run wà nìkan má lè fi rí bá ti ṣe é. Statistics have shown àwọn àkọsílẹ̀ fi hàn. Majority of those young stars who are in prison now. Ṣé púpọ̀ nínú àwọn èèyàn tó ní òkú tó wà nínú ọkùnrin ọ̀rá rẹ̀? Broken up. Wọ́n wá láti ìdílé sí ọkọ̀ àgbáyé. Single parents. Ọmọ tó yẹ kó bí kan ló ń tọ́jú wọn. To the devil. Ṣé bàbá ìtumọ̀? Báwa. Ó mọ eléyìí. And because he knows all this. Nítorí pé wọ́n á mọ gbogbo àwọn nǹkan wọ̀nyí. Lọ́sọ̀rọ̀. Finally defining that one. He knows that godly sex is only permitted within the four walls of marriage. Ó mọ̀ pé ìbálòpọ̀ nípa ìjọlọ́run nínú ìgbéyàwó mímọ́ ni a fi ń rí i. Ó mọ̀ ó No, no. ń ṣe ìyá káàkiri àwọn ẹni tí ní tó bá gbógun sí eléyìí ọ̀rọ̀ ọlọ́dá wọn wò lọ ń gọ́dí sex. Òpè tó bá tún tẹ̀lé bẹ́ẹ̀ Father, tó jẹ́ kòkòrò. Àwọn àjọlọ́run ní ọ̀rẹ́. As I stand before you this morning. Bí mo ṣe dúró níwájú ilé ìwòrò yìí. As the person is interested in solution evangelist. Gẹ́gẹ́ bí ẹni tó ní ìfẹ́ sí láti máa ṣì rí nípa nínú ọdún ọ̀rọ̀. I can officially confirm to you. Mo lè fi gbogbo ẹnu sọ́ọ̀kùn yín. That the problems that ungodly faith are kàn. Gbogbo ìṣòro tàbí wàhálà tí ìbálòpọ̀ lóde ìpéyàwó ti dálẹ̀. It's something this generation cannot solve. Ó jẹ́ wàhálà tí ìran tá a wà nínú ẹ̀yìn kò lè yọjú. Constant cry to heaven. Ìpè àti ìgbàlẹ́ ìgbà sí àwọn ọ̀run. For the constant destruction of human life through ungodly sex. Fún ìparun àti ìgbàlẹ́ ìgbà ìgbé ayé ènìyàn nípa ìbálòpọ̀ tó ṣe ọ̀rọ̀ wa. All the free marital sex non-marital sex are ungodly sex. Ìbálòpọ̀ ṣáájú ìgbéyàwó, ìbálòpọ̀ lóde ìgbéyàwó, wàhálà wọ́n dá. Pre-marital sex, non-marital sex, they are all ungodly sex. The devil wants that to continue. Ìgbéyàwó ṣáájú ìbálòpọ̀ ṣáájú ìgbéyàwó, ìbálòpọ̀ lóde ìgbéyàwó, èsìkẹ́tì máa tẹ̀síwájú kó balẹ̀ máa bá ayé wọn jẹ́. The problem that ungodly sex has caused. Wàhálà àti ìṣòro tí ìbálòpọ̀ lóde ìgbéyàwó ti dálẹ̀. Ọ̀run nìkan can help you. Ó lè ràn mí lọ́wọ́. It has come to a very terrible end. Ó ti dé ìpele tó bani lọ́kàn jẹ́ gidigidi. And because the devil is in the race. Wàyí nítorí pé ìrú ló wà. And because of this rigidity, hate in each marriage. Nítorí àwọn ọ̀dí wọ̀nyí, ó bá pọ̀ lórí ìgbéyàwó. They are put together an arsenal of arrows and weapons. Àwọn oríṣiríṣi àwọn ohun ìjà àti àgbàgbà ló ti bọ́ lọ. in that way. Ètò ń lò nínú ètò ìrúnú rẹ̀ yìí. Number one. Ìkíní nínú the spirit husband and favour. Ó ní ọkọ ọ̀run àti ayọ̀ ọ̀run. Once that is in place, ní kẹ́tẹ́tẹ́ lè bá wà ní ìsàlẹ̀. The man cannot stay with the woman. Ọkùnrin kùnrin lè faramọ́ obìnrin. Always picking up the woman. A máa ń nu obìnrin yìí. Not to strengthen the woman. Ọ̀rọ̀ obìnrin yóò di jẹ́ lógún. Or he only sees the woman as a sex tool. Tàbí a máa rí obìnrin fẹ́ bí ohun èlò sí ìbálòpọ̀. Not a sex tool. Ó bá ti fẹ́ bí ohun èlò ìbálòpọ̀. Or baby factory. Tàbí ẹ̀rọ tó kọ ọmọ jáde. And house help. Àti olùrànlọ́wọ́ bí ọmọ ọ̀dọ̀. That's because the man has is spiritual. Yàmá ṣe orí ọkùnrin ó ní ayọ̀ ọ̀run. Spiritually married somewhere. Nípa ti ẹ̀mí ó sì ti ṣe ìgbéyàwó. So you that you marry him with the physical. Nípa bá ìwọ tó wá fẹ́ nípa ti ara. You are not married to him. O fẹ́. You are a fake one. Ìyàwó ayé tó bí one is that one. Ìyàwó gidigidi òun ni ló wà ní ìpele kan. Then you send the spirit husband. Bẹ́ẹ̀ ọkọ ọ̀run. A woman with spirit husband will have serious trouble with marriage. Obìnrin tó bá ní ọkọ ọ̀rọ̀ á tó wàhálà ńlá pẹ̀lú ìgbéyàwó. When women have very strong spirit husband, immediately they marry a man, the man goes down. Ní kété tí obìnrin kan bá ní ọkọ ọ̀rọ̀ tó ń dà láàmú, tó bá ti sí ọkùnrin kan, ọkùnrin ọ̀rọ̀ rẹ̀ máa ń wò lose his business, lose his job, lose everything. Ó lè pàdánù owó rẹ̀, ó lè pàdánù iṣẹ́ rẹ̀, ó pàdánù gbogbo nǹkan. Èwú ṣe èwú ṣe their marriage crash will crash everything will go upside down because the spirit husband is jealous and is fighting ọ̀sẹ̀ kan sí ìgbéyàwó wọn ọkọ wọn ó lè ní ìjàmbá kókó ó lè fàrú mọ nítorí pé ọkọ ọkọ ọ̀run yìí ó jẹ́ tó ní ìlara pàṣẹ òun ní iná sí ìlà jẹbúlà kúrò ní ìgbìmọ̀ ìka ohun tó lé ní sí èsì nínú àjọ òun ènìyàn tó fòmù láti fókun sí àwọn ìdílé. I want to pray very strong prayer now. Àdúrà tó lágbára kan ni mo fẹ́ gbàgbọ́ rẹ̀. Even even if you feel you are not confident. Ẹ bá tilẹ̀ ro sí ọ̀rọ̀ àdúrà náà kàn yín. I still recommend that your amen to still be the loudest Bílẹ̀ mo jẹ lábàá pé kí àmì kó jẹ́ tó lọ sókè jùlọ ní ìlú. I'm praying for somebody here. Mo gbà á ní àdúrà fún ẹni kan sí Every arrow of spirit wife and spirit husband. Kó kó ọkọ̀ ọkọ̀ ọ̀run àti ayọ̀ ọ̀run. I stand to comment for harass your own. Wọ́n yọ̀ láti dá ìdílé rẹ lóró. I kill the arrows in the name I see the arrows in the name of Jesus. Estamos fora That's because all the fire? Ilé ìdìkíní at marriage. Ìdílé ọkọ̀ tó máa ń ta And having a deep structure. Ó ti ṣe àṣeyọrí tó péye in using this arrows against marriage. Láti máa lu ọ̀wọ́n fàyè láti tókun sí ìgbéyàwó. The second one that he uses. Ó kejì tó máa ń lò. Is weak or non-existing family altar orí pẹpẹ ìdílé tó ti aláìlera àbí kò tẹ̀ sí ní ìpè. family must pray together they stay together. àwọn ẹbí tó máa ń jùmọ̀ gbàdúrà fún wa máa wà. when the prayer altar of the family day. ní kété tí pẹpẹ àdúrà tí èèyàn bá ti di òkú. the marriage is as good as death. ìgbéyàwó ìgan ó ti di òkú. number three introduces third party interference. Ìkẹta a máa mú kí ẹnì kẹta kó máa dá sí ọ̀rọ̀ wọn. They begin to interfere interfere interfere interfere. Wọ́n á bẹ̀rẹ̀ sí dá sí ọ̀rọ̀ ìgbéyàwó yìí. And that causes a lot of trouble. Ilé wa sì máa dé ọ̀pọ̀lọpọ̀ làásùkù sílẹ̀. A lot of stress. Ọ̀pọ̀lọpọ̀ ìnira. And this is a serious matter. Pàtàkì ìdílé yìí. Number four. Ìkẹrin. Introducing pride. A mú kí ìgbéraga wọlé. That makes the woman to challenge her husband's authority. Ká máa mú bí obìnrin kó máa sọ pé báwo ni ọkọ òun ṣe jẹ́. And also make the man to bully his wife. Á máa mú kí ọkọ náà kó máa lu agbára lórí ìyàwó rẹ̀. Ìfamárò. Ọ̀fà ni. Èrè. Rúnú ni. Number four. Ìkẹrin. Number five. Ìfarun ló dábẹ́. Loss of revenue. Wọ́n pàdánù Owó. No money. Wọn lówó lọ́wọ́. Trouble. Wàhálà bẹ̀rẹ̀. And so the whole family is problem. Nípa báyìí gbogbo ìdílé náà ló wá ń là kàkà. And that causes a lot of stress. Ilé ìlú àti máa mú ọ̀pọ̀lọpọ̀ ìlera dání. These and other arrows the enemy will use against the family. Ilé ìlú àti àwọn fàmíràn ni ọ̀tá máa ń lò láti gbógun ti ìdílé. To weaken to fight. Láti sọ wọ́n jẹ́ láìlágbára àti bá wọn jà. Sickness. A máa lo àwọn àìsàn and all kinds of other things. Oríṣiríṣi àwọn nǹkan mìíràn. To fight the home. Láti tóògùn sí ìdílé. I pray that the race. Mo gbàdúrà pé ìrúnú of the enemy against the home. Bí ọ̀gá àbẹ̀rẹ̀ sí ìdílé. Against the home of anyone there. Yòrò sí ìdílé ẹni yóò tó bẹ̀rẹ̀ Mantle in the name of Jesus. Àwọn ìdílé ìrúkọ Jésù. So add somebody who wants the marriage to prosper. Don't be ignorant of the devices of the devil. Don't allow the devil to make decisions for you. Don't dance to truth. Don't allow him to use you to destroy your marriage. Don't surrender your marriage to the devil. Fight back. Don't quit. Ẹ má sọ̀ sí sínú. Christians never will, will not quit. Àwọn tó ń sọ̀ sí sínú wọn ò lè borí. Àwọn tó ń borí ni ò sí sẹ̀rí Then don't fail to develop yourself. Bákan náà láti kùnà láti máa fa ẹni ìgbà ẹlẹ́kọ̀ọ́ Always do your best to develop yourself. Ẹ máa ṣe bó ti wà ní ìfẹ́ láti fẹ́. Ìbámu ṣe study to improve yourself. Ibẹ̀ ìwé kẹ́kọ̀ọ́ láti mú kí o ṣe rere sí Study. Sọ gbìyànjú. To get yourself as somebody approved by God. Ẹ kò jẹ́ ẹni tí fi ọwọ́ sí. Don't disconnect from God. Má jẹ́ ara rẹ kúrò lára Ọlọ́run. And never fail to wait spiritual words to keep your home. Bẹ́ẹ̀ má ṣe kùn láti tí okun tiẹ̀ ní láti pa ìdílé rẹ mọ́ bow down your head on your feet. Ẹsẹ̀ rí bá níbi tó jókòó sí báyìí. And begin to talk to the Lord. Ẹsẹ̀ tí bá olúwa sọ̀rọ̀. That every rage of your oppressor. Ṣé gbogbo ìdúnú àwọn aninilára? Against my home. Tó lòdì sí ìdílé mi. Is dismantled the name of Jesus. Ẹbí wíwó palẹ̀ Every rage of the oppressor. Gbogbo ìdúnú àwọn aninilára. Against my home. Lòdì sí ìdílé mi. Is dismantled the name of Jesus. Ẹ̀dúkà ìorúkọ Jésù. Open your mouth and begin to pray. Ẹ̀la ẹni tẹ̀tẹ̀ sí ìsàmì àdúrà. Shout hallelujah. Ẹ̀kí hallelujah. Shout a glorious hallelujah. Ẹ̀kí hallelujah ológo. A glorious hallelujah. Hallelujah ológo. Let us praise the Lord for his name. Ẹ jẹ́ kí a Let us praise him for his words of strength. Ẹ fún ọ̀rọ̀ rẹ̀ tó ń fúnni lókun. Let us praise him for the blood. Ẹ fún ẹ̀jẹ̀ rẹ̀. These are unquestionable weapons of our warfare. Àwọn eléyìí wọ́n jẹ́ ohun ìjà wa kábíyèsí. And as we proceed this in this service, bí a sì ti ní àwọn kan wọ̀nyí nínú ìsìn òwúrọ̀ yìí. The Lord in his mightiness will manifest himself. Ọlọ́run nínú agbára rẹ̀ yóò fi ara rẹ̀ hàn. In Jesus' mighty name we pray. Lórúkọ Jésù ìṣẹ́lágbára ni àgbàdúrà. Beloved, um, it is uh, time again for questions and answer in this month's Sunday Family Forum. Olùfẹ́, àkókò tún ti tó fún ìdáhùn àti ìbéèrè nínú ìpàdé ìdílé aláyẹ̀wò àti olóṣooṣù. We are particularly happy to learn that the sessions are addressing the very soul of our you know, family and marriage for mm-hmm. those that have found time to key into the benefits inú wa ti nítorí pé àwọn ọ̀rọ̀ náà ó ń bá àwọn àìnípàdé fún àwọn tó ti sopọ̀ mọ́ àwọn àǹfààní tó bẹ nínú rẹ̀. In the recent times, the issues of marriage and, uh, and, and marriage criminals, one of the episodes that we have handled here, nínú àwọn ìsìsà ti ṣe kọjá nínú àwọn ìsìsà ti kọjá àwọn ohun nípa ìgbéyàwó tàbí àwọn ọ̀daràn nínú ìgbéyàwó. have attracted so much attention through this forum thus bringing fresh light and consciousness to our pastoral responsibility at home. Tí ó gbogbo wa àti ojúṣe ọkọ àtẹ̀yà nínú ilé. Beloved olùfẹ́. There are indeed criminal acts, spiritual and physical, that threaten God's original plan for happiness in our home. Ọ̀pọ̀lọpọ̀ ìwà ọ̀daràn ló ṣẹlẹ̀ nínú ilé tí ó ń dúkòkò mọ́ ìdílé aláyọ̀. But as you tell it to Jesus this morning. Bí ó ti máa sọ gbogbo rẹ̀ fún Jésù lónìí. His message shall walk through the corridor of your home. Àánú rẹ̀ yóò la ìrìnlẹ̀ yìí kọjá. And deliver total healing package in Jesus' name. Yóò sì mú ìwòsàn pátápátá wá sínú ìdílé yìí lórúkọ All you need is a listening and humble heart. Ohun tí ẹ nílò ni etí ìgbọ́ àti àyà tí ó ṣe tán. Amen. Àmín. Uh, we have just three questions. A ní ìbéèrè dear. níbí. But at the usual practice, I want to remind you that beyond this forum, you Yes, have ma'am. opportunity to meet us at our Alabaneji uh, office. This Monday yìí lọ, ẹ lè bá wa pàdé ní ọ́fíìsì wọn ní That is on Wednesday, on, on Wednesday, and, Wednesday. and Monday, on Monday. at between 11 and 3.30, and on Sunday like this after service. Mọ́kànlá òwúrọ̀ títí lágbo mẹ́ta àti ní ọjọ́ Sunday báyìí. Praise God. Ẹ̀yin Olúwa. You know, our email is mfnhappyhome at gmail.com. Address email you are on the Praise God. And now the first question goes like this. I have spiritual, I have spiritual advice on the issue that my father hired a strong herbalist who can destroy a whole generation mo ní ìgbaninímọ̀ràn wípé bàbá mi lọ bẹ adáhunṣe kan wò tó lè pa gbogbo ìrọ̀rùn. because one of his sons took his motorcycle without permission. nítorí pé ọ̀pọ̀ nínú ọmọ rẹ̀ ó mú ẹ̀rọ pakòkò rẹ̀ láì gba àyè. Since my father retired from service, it has been one issue or the other, one problem or the other. Lẹ́yìn ìgbà tí bàbá mi ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́, ìṣòro kan àti òmíràn ló máa ń dé wa. He drove my mother out of our home. Ó lé ìyá mi jáde kúrò nínú ilé. And married a new wife. Wọ́n sì fẹ́ aya mìíràn. Refused to buy working tools for younger brothers that has just finished apprenticeship. That is freedom. Wọ́n kọ̀ láti ra ohun èlò iṣẹ́ fún alákùnrin mi tí ń ṣẹ̀ gba freedom lẹ́nu iṣẹ́. And this, for, and this is the boy that took his motorcycle for his sister to buy him the tools he needed to take off in his uh, tray. Àbúrò mi ọkùnrin yìí òun yóò gbé ẹ̀rọ pátákó rẹ̀ láì gba àṣẹ nítorí náà wọ́n kọ̀ láti ra àwọn èlò iṣẹ́ fún un tó fi bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀. Situation went so bad that it became a police issue yet our father refused to buy the tools. Ọ̀rọ̀ náà ó le débi pé ó dé ọ̀dọ̀ ọlọ́pàá ṣùgbọ́n bàbá mi tún kọ̀ wọn ò ra irinṣẹ́ fún àbúrò mi ọkùnrin yìí. With my advice. Pẹ̀lú ìgbaninímọ̀ràn mi, We stop visiting him, even on public holiday. A kọ̀ láti ajẹ́kùn láti máa bẹ̀ wọ́n wò tọ́pọ̀ jùlọ nígbà tí a bá wà nínú holiday. He warned us seriously that if their mother, if my mother, that is the person who is writing this thing, if his mother dies, wọ́n kìlọ̀ fún wa wípé tí ìyá ẹni tó kọ ìwé yìí sí àwọn bá kú. Anyone who brings her body for burial in his compound will die. Ẹnikẹ́ni tó bá gbé òkú ìyá yìí wá sínú ilé òun, òun náà yóò kú tẹ̀lé ni. Note that in uh, our community, they still bury a body in the backyard. You know, uh, because this program is not limited to just Nigeria. People may not understand why we are talking about compound for burial. Fún àǹfààní uh, àwọn tó bá ń gbọ́ wa láti òkèèrè tàbí òkè òkun ní ìhà tí a ní bíbà yìí, àwọn adúláwọ̀ a máa ń sin òkú sínú ìdí At this point, as a pastor, I confronted him and told him that whatever juju or charm He brought the way to Christ. Mo sọ fún wọn, mo sọ fún wọn ní gbàgbà wípé ohunkóhun tó bá gbójú lé oògùn gbogbo rẹ̀ ni yóò ti dìjálẹ̀. Please, ẹ I need serious advice. Mo nílò ìgbaninímọ̀ràn. On this issue. Lórí ọ̀rọ̀ yìí. Um, well, uh, apparently, he is a pastor. Ẹni tó sọ ìwé ìwọ́jọ́ olùṣọ́gùtàn. Uh, first of all, as a pastor, I don't expect you um, to confront your father this carnally and rudely, hmm. um, you know, in the manner you have done. Oh, Bible still enjoins you to honor your parents in all situations that it may be well with you. As in Ephesians six three. Besides, if you, your sibling took motorcycle of your father without permission, He has simply stolen because with all consequences. Tí àbúrò yín bá ti gbé ẹ̀rọ takùkù ọ̀bá yín láì gba àyè, ó jí ni. Your own responsibility as true Christian is to live righteously and you will see how God will rise to fight um, for all of you. Òjíṣẹ́ ti fi ṣe bí onígbàgbọ́ òun láti gbé ìgbé ayé ìwà mímọ́ tí ẹ sì wo bí olúwa yóò ti jà fún yín. See, you are playing to the hand of the wicked. And If you do not denounce sinful acts and return the motorcycle and repent. Ṣé ẹni yìí tí kò bá ronúkúwàdà tó sì Let your sibling live, àbúrò Peaceably with your father. Kí ó gbé pẹ̀lú àlàáfíà pẹ̀lú While praying for God intervention in your mother-father relationship. Nígbà tí ẹ̀yin ó sì máa gbàdúrà tí ó máa ṣìpẹ̀ fún àlàáfíà láàrin bàbá àti ìyá yín. We advise you. Àgbà yín ní ìmọ̀ràn. And your siblings to go back and to apologize to your father. Àgbà yín ni ìmọ̀ràn ẹ̀yin àti àbúrò yín kí ẹ padà tọ̀ bàbá yín lọ kí ẹ lọ tọrọ ìdáríjì. And obtain forgiveness. Kí ẹ sì tọrọ ìdáríjì. It is a wrong mindset to think that your father has the responsibility to buy the food for your brother to start his trade, particularly at his old age. When ordinarily, you are expected to support him in some way or the other. Ó jẹ́ èrò tí kò dára tí ẹ máa lérò wípé bàbá yín yóò ra ohun èlò iṣẹ́ fún àbúrò yín ní ọjọ́ ogbó wọn nígbà tí ẹ kí wọ́n máa jẹ wọn mọ́. And note this very well. Ẹgbẹ́ ilé ìdáradára. This retirement uh, comes with a lot of trauma. Ìgbà ìfẹ̀yìntì ó máa ń mú ìkòrúurú ọkàn wá. Emotional you know, instability and in the, uh, in the ages ní ìgbà ọjọ́ ogbó ìdánilẹ̀ bá mọ ó lè máa mọ nǹkan tó ṣe tàbí kí àwọn kan mìíràn fi máa dá lọ́kàn rú. retirement comes with fear. ìgbà ìfẹ̀yìntì ó tún máa ń mú ẹ̀rù wá. depression. ó máa ń mú ìdẹ́yàpọ̀ wá. and often with some hasty action. àti kí ènìyàn máa sáré gbé ìgbésẹ̀. incidentally you have said your father started this strange behavior when he retired. Ẹ̀sìn sọ wípé bàbá yín wọ́n ń gbé àwọn ìgbésẹ̀ yìí, wọ́n hu àwọn ìwà yìí nígbà tí wọ́n fẹ̀yìntì ni. I encourage you. Mo gbà yín nímọ̀ràn. To know ṣe mọ̀ pé that Egyptians are not God. Pé àwọn ará Íjíbítì wọn kì í ṣe Ọlọ́run. The prayers. Pẹ̀lú àdúrà. And right attitude. Àti ìwà tí ó tọ́ every knee shall bow. Gbogbo eékún ni yóò wólẹ̀. Including the dreaded Abalik pẹ̀lú adáhunṣe gbogbo ayé bẹ̀rù rẹ̀. Please, you can still try to visit us at your happy home. Ẹ lè wá rí wa ní ọ́fíìsì wa ní alábàáméjì. You may be the vessel God will use to save your father. Ó lè jẹ́ ẹ̀yin ni ohun èlò tí Ọlọ́run yóò lò láti gbà bàbá yín là. May God enlighten you. Kí Olúwa tí ó mú yín lọ́kàn ní. Amen. The second question goes like this. I am a foundational member. Ìbéèrè kejì jẹ́ mo jẹ́ ọmọ ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. I gave birth to two kids out of my wedlock. Ọmọ méjì ló ṣe ìgbéyàwó. But as I speak, my husband has traveled to UK. Tí mo ti ń bá yín sọ̀rọ̀ yọ mi ti àjò lọ sí ìlú ọba. For six years now and was just telling me now that he has married with uh, kids fún ọdún mẹ́fà báyìí wọ́n sì ti tẹ́mi létí pé àwọn náà ti ṣègbéyàwó mìíràn pẹ̀lú ọmọ. though he didn't say he doesn't want me. bó tilẹ̀ jẹ́ pé wọn ò sọ pé wọn ò fẹ́ mi padà mọ́. as for me I feel like leaving him. èmi ti fẹ́ fi wọ́n sílẹ̀. and uh, marry another person. ìṣiṣẹ́ ọkọ̀ mìíràn. Um, in, uh, in holy matrimony that's what he's trying to emphasize. ìgbéyàwó mímọ́. Yes. More so because he has married, I do want to marry pẹ̀lú pẹ̀lú my own husband. I want Òun ti ṣe ìgbéyàwó ìdílé ọ̀fẹ́ fẹ́ ọkọ tèmi. Ó parí. The question is he has he said ìbé ìbéèrè rẹ̀ wípé ǹjẹ́ is it right ìjó dára step to take ìjó jẹ́ ìgbésẹ̀ tí ó tọ́ láti or not. That is the step of going ahead to marry. Ìgbésẹ̀ láti lọ gbéyàwó láti lọ fẹ́ ọkọ mìíràn. Uh-huh, it has trust. Uh -huh. Now, um, uh, if what you mean by by out of wedlock. Tí ohun tí ẹ bá sọ tó bá jẹ́ òtẹ́sọ ni wípé ẹ ti di ọmọ méjì lẹ́yìn lóṣègbéyàwó. If what you mean by out of wedlock ni is that you were not married in any way. pé ẹ ò gbéyàwó ẹ ò ṣe gbéyàwó. if that is what you mean. wọ́n jẹ́ pé o ṣe ẹ̀sọ́ nìyí. you have not married through the court. ẹ ò tí ì ṣèyàwó nípa ti ilé ẹjọ́. the traditional marriage. ẹ ò tí ì ṣe ìgbéyàwó ti ìbílẹ̀. and the court. ẹ ò tí ì ṣe ìgbéyàwó nínú ìjọ. then you are not under marital obligation to him if you are deciding to marry. ẹ ò tí ì gbéyàwó rárá tẹ bá ti pinnu láti gbéyàwó nísìsiyìí yìí. incidentally incidentally to say what you have said what the man has said. ohun ọkùnrin yìí ti sọ. does not show that he has plans or proposals for correction marriage either. Kò túmọ̀ sí wípé ọkùnrin yìí tàbí ọkọ yìí ó fẹ́ ṣe àtúntò ìgbéyàwó bákan náà. However, if you have to take this step, wọ́n the step of going ahead to find the bone of your bone. ìgbésẹ̀ láti wá gbùgbùn ní ìtàjẹ́ra nínú ara yín nínú ọ̀rọ̀ tí a sọ yìí. It is morally expedient to inform your children's father, for that is what uh, it is. He is now. It's just the father of your children. Yóò jẹ́ fún yín láti fi tó bàbá àwọn ọmọ yín létí torí pé òsì Arákùnrin yìí jẹ́ sí yìí. You should let him know of your plan. and to ó mọ̀ nípa arrangement for the upkeep of the children. Kẹ̀sì sọ̀rọ̀ bí ó ti sọ àwọn ọmọ yín dàgbà. Also speak. This is very important. Ilé ìsìn pàtàkì. Yes, you can. But you can seek the face of the Lord. Ẹ̀sìn wá ojú Olúwa. For your new choice. Fún as Ọ̀pọ̀lọpọ̀ ó nà ọjọ́ di onígbàgbọ́. You don't just say because your husband is doing what he's doing and you want to go to another direction. Ẹ ò kọ̀ ní sọ pé torí pé ọkọ ṣe kọ́ tí ó ṣe ní ọ̀sẹ̀ ṣe kọ́ tí mo fẹ́ ṣe. Ẹ máa tọ̀ lọ sínú iná. That you take the face of the Lord. Èyí tó ti pé ẹwọ́ ojú Olúwa. And you get certainly, you know, informed of the next step. Ẹ ti gba ìmọ̀ràn lórí ohun tó kàn tẹ́ ó ṣe. God bless you. Olúwa yóò bùkún fún yín. Amen. Praise the Lord. Hallelujah. I have two questions here. Mo ní ìbéèrè méjì nìyí. The first one goes like this. Èyí àkọ́kọ́ lọ báyìí. Actually this one is just a statement. Eléyìí gbólóhùn ọ̀rọ̀ ni. It says. Ó wí pé. For one year now. Ní ọdún kan ti báyìí. My husband has been refusing to have sex with me. Ọkọ mi ti ń ó ti ń ṣe àìbáni ní ìlòpọ̀ ara lòpọ̀. Yet we have no children. Síbẹ̀síbẹ̀ àwọn òdè tí ìbímọ. My beloved sister. Olùfẹ́ mi arábìnrin. You have made you have only made a statement. Ó kàn ti sọ gbólóhùn ọ̀rọ̀ kan ni. Yes. Ní. But we believe. Ṣùgbọ́n àwa gbàgbọ́. That you need spiritual assistance. O nílò ìrànlọ́wọ́ nípa ti ẹ̀mí. But before this assistance is rendered. Ṣùgbọ́n tó tó di pé ìrànlọ́wọ́ yìí yóò dé. You and your husband. Ìwọ àti ọkọ rẹ. You need to know. Ẹ ní láti mọ̀. The biblical position. Ipò ti Bíbélì. Of sex. Nípa ti ìbálòpọ̀. As God said it today. Gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ pé ó gbọ́dọ̀ rí. Sex. Ìbálòpọ̀. Is a response to oh. divine mandate. Ó jẹ́ ìdáhùn sí iṣẹ́ ọkàn ẹni. As we have been written in First Corinthians seven, Gẹ́gẹ́ bí a ti rí nínú Kọ́ríntì tí oríṣiríṣi. Verses three to five. Ẹsẹ̀ ìkẹta sí ìkarùn-ún. Thousands are surrender. Àwọn lọ́kọ́láya. Few affection to each other. Wọ́n gbọ́dọ̀ fi ojúlówó ìfẹ́ hàn fún ara wọn. They are not to claim ownership of their body. Wọn ò ní àṣẹ lórí ara wọn. They are not to deprive themselves. Wọn ò ní ẹ̀tọ́ láti dù sí ìbálòpọ̀ ju ara wọn. Or deny themselves of sex. Tàbí kí wọ́n má ṣe aláìní ìbálòpọ̀. In other words, ní ọ̀rọ̀ kan, it is a great thing Ó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá. For thousands. Fún àwọn lọ́kọláya. To deny sex for each other. Láti fi ìbálòpọ̀ ju ara wọn. Except they both agree. Àyàfi tí àwọn méjèèjì bá dìjọ fohùn ṣọ̀kan. For a period of time. Fún àsìkò kan. This issue of sex. Ẹ jọ̀wọ́ ẹ̀yin fún ara yín. This issue of sex. Àní lórí gbólóhùn ìbálòpọ̀ yìí. Can send thousands to hellfire. Ó lè mú kí lọ́kọláya parí ìrìnàjò wọn sí ọ̀run àpáàdì. Now. Nítorí náà lásìkò yìí. Back to that statement. Pípadà sí gbólóhùn yẹn. My sister. Arábìnrin mi. You have not told us. O ò sọ fún wa. How long you have been married? Bí ó ti pẹ́ tó ti ẹ ti wà nínú ìgbéyàwó. Are you sure you have not provoked this man to anger? Ṣé ó dá yín lójú pé ẹ̀yin kọ́ lẹ mú kí ọkọ yín bínú? To make him get the courage. Láti jẹ́ kí ó ní ọkàn ìlòdì sí. Moreover. Síwájú sí. For a good one year. Fún odindi ọdún kan. You have kept mute. O ti dákẹ́. You didn't cry out. O ò kígbe síta. According to Ecclesiastes chapter nine. Gẹ́gẹ́ bí ìwé oníwàásù orí kẹsàn-án. Verses eight to ten. Ẹsẹ̀ ìkẹjọ sí ìkẹwàá. In that verse eight. Nínú ẹsẹ̀ ìkẹjọ yẹn. on your own spiritual life. Nítorí náà, o gbọ́dọ̀ yẹ ìgbé ayé ẹ̀mí ara rẹ wò. It is very very important. Ó ṣe pàtàkì. At this point in time, ní ìpele yìí, you need to work on your husband's emotions. O nílò láti ṣiṣẹ́ lórí ìṣe ọkọ rẹ. You need to work on your husband's emotions. O nílò láti ṣiṣẹ́ lórí ìṣe ti ọkọ rẹ. Go on your knees. Lọ lórí ekún rẹ. To beg for forgiveness. Láti tọrọ fún ìdáríjì. From God. Fún Ọlọ́run. And from your husband. Àti lọ́wọ́ ọkọ rẹ. Encourage him. Gbà níyànjú. To focus on God with you. Láti tẹjú mọ́ Ọlọ́run pẹ̀lú rẹ. Let him know. Jẹ́ kí ó mọ̀. That child bearing. Pé ìbí ìbí sí ọmọ. Is from God. Àtọ̀dọ̀ Ọlọ́run wá ni. And to tell you láti tó sọ fún ọ that in the bible pé nínú bíbélì we have Abraham father Abraham a ní bàbá wa Abraham and Anna àti who, who were looking for the fruit of the womb for a long time. Tí wọ́n wojú Ọlọ́run fún èso inú fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. And God did it for them after a period of time. Ọlọ́run sì dá wọn lóhùn nígbà òṣè. It's good to be anxious. Ó dára láti máa tara. But don't be over anxious. Ṣùgbọ́n má tara jù. God will answer you. Ọlọ́run yóò tẹ ọ lóhùn. My brother. Arákùnrin mi. That is the husband of this our sister. Ìyẹn ni ọkọ arábìnrin yìí. If you are around now. Tó o bá wà ní ìyìn lásìkò yìí. Please. Jọ̀wọ́. Forgive your wife. Dáríji ìyàwó rẹ. If she has provoked you. Tí ó bá ti mú ọ bínú. In fact. Lótìtọ́. Our daily A mountain top daily devotion of today. Ìgbésẹ̀ àkọ́rí Bíbélì wa ti ojoojúmọ́ tòní. It's in uh, First uh, Thessalonians five sixteen to nineteen. Nínú Thessalonica kìíní orí karùn-ún ẹsẹ̀ kìíní dé ìkẹrìn. And the topic of that devotion Àní àkórí ojúlówó ìjẹ̀wò yẹn. Goodness in appreciation. Ó ní ìṣerere nínú ìyìn. I am yet to see one person Mo ó ti ó tó àsìkò fún mi láti rí ẹnì kan. Who is so bad? Ẹni tó burú jáì. That you cannot find something good in that person. Tó fi jẹ́ pé ẹ ò ní lè rí ohun tó dáa kan nínú rẹ̀. So my brother. Torí náà arákùnrin mi. I want you to look inward. Mo fẹ́ kí ẹ wo inú tuntun dáadáa. Don't look at the bad aspect of your wife. Ẹ má wo ibi tí ò dá lára ìyàwó yín. Look at that good aspect. Ẹ wo ibi tó dáa gan yẹn. And forgive him. Ṣé ẹ ti dárí And forgive her alága. It is your responsibility. Ó jẹ́ ojúṣe yín. To win a soul for Christ. Láti jèrè ọkàn rẹ̀ fún Kristi. Don't allow her to send you to hellfire. Má jẹ́ kí ó rán ọ lọ sọ́run àpáàdì. Amen. Àmín. Both of you. Ẹ̀yin méjèèjì. To forgive one another. Ẹ gbọ́dọ̀ ṣàríjì ara yín. Go for deliverance. Ẹ lọ fún ìtúsílẹ̀. Remember to go for medical test. Ẹ lọ ẹ rántí láti lọ fún ìyẹniwò nípa ti ìṣègùn. If necessary. Bó bá ṣe pàtàkì. Also. Bákan náà. Remember. Ẹ rántí. There are many members of this church. Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn ọmọ ìjọ yìí. That have been that have looked for the foot of the womb. Bẹ́ẹ̀rù náà ti wojú Olúwa fún ètò inú. And God answered them. Ṣé Ọlọ́run ti dá wọn lóhùn? In twins. Nǹkan bíbejì. In triplets. Tí wọ́n bíbẹ̀ ta. And I believe God. Mo sì gba Ọlọ́run gbọ́. That yours will not be exceptional. Ṣé kí yóò ní ṣòro ṣe? In the name of Jesus. orúkọ Jésù Kristu. Praise the Lord. Hallelujah. The second question goes like this. So ìbéèrè kejì lọ báyìí. What can I do to this situation? Kí ni mo lè ṣe sí irú ipò yìí? I am worried. Ó bà mí nínú jẹ́. But young girls always find much interest in me. Nítorí pé àwọn ọ̀dọ́mọbìnrin ni wọ́n máa ń fẹ́ràn láti bá mi wá mi wá. They say they just love the ways I speak. Wọ́n ní àwọn kan fẹ́ràn bí mo ṣe máa ń sọ̀rọ̀. And attend to some situations pé bí mo ti ẹ̀ṣẹ̀ máa ń dojúkọ àwọn ipò kan pàápàá. What can I do? Kí ni nǹkan tí mo lè ṣe? To break away from them. Láti já ara mi kúrò lọ́dọ̀ wọn. My brother. Alákùnrin mi. I thank God for your life. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé rẹ o. For making you to see. Pé ó jẹ́ kó rí. This as a matter of concern. Pé ipò tó wà yìí ó jẹ́ nǹkan téèyàn gbọ́dọ̀ gbójúmọ́. That you need to be delivered yourself from. Pé o nílò láti tú ara rẹ sílẹ̀ kúrò nínú rẹ̀. Firstly, lákọ̀ọ́kọ́. I would like you to note the difference between love. Màá Màá fẹ́ kó mọ ìyàtọ̀ láàrin ìfẹ́. And love. Àti ìlera. L-U-S-T. L-U-S-T. Ìfẹ́kùfẹ́. Most people use the word love. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń lo ọ̀rọ̀ ìfẹ́. Loosely nowadays. Wọ́n máa lò bó ṣe wọ́n. My brother. Arákùnrin. Those young girls telling you they love you. Àwọn ọ̀dọ́mọbìnrin tó ń sọ fẹ́ báwọn fẹ́ràn rẹ yẹn. They only have tender affection for you. Ìfẹ́ kínkínní òun ni wọ́n ní sí ọ. They only have romantic and sexual feeling for you. Ìfẹ́kùfẹ́ òun náà ni wọ́n ní sí ọ. It's not that they really love you you because the word love has an action inside of it. Kì í ṣe wípé wọ́n fẹ́ràn rẹ lójúlówó rẹ̀ ṣùgbọ́n kí ìfẹ́kùfẹ́ tó ń bẹ nínú wọn òun ni wọ́n ní. None of this Kì í ṣe nínú àwọn wọ̀nyí. None of these. Kò sí èyíkéyìí nínú eléyìí. We help you. Tí yóò ràn ọ́ lọ́wọ́. In the midst of this struggle. Láàárín àwọn ọmọbìnrin wọ̀nyí. Rather. Síbẹ̀ kọ́. It will destroy you. Ìṣe ni yóò pa ọrùn. Jesus Christ loved the church. Jésù Kristi fẹ́ràn jọ. It did not just have affection or feeling for us. Kì í ṣe wípé ó kàn ní ìfẹ́ àti ìrera tiwa lásán. Jesus' love was so powerful. Ìfẹ́ Jésù ó lágbára. That he willingly gave his life. Tó fi jẹ́ wípé ó fi ayé rẹ̀. For those who belong to him. Fún gbogbo àwọn tó jẹ́ tirẹ̀. Love. Ìfẹ́ ìrera ara àbí ìfẹ́kúfẹ́. L-U-S-T. Àní ìfẹ́kúfẹ́. On the other hand. Ní òde mìíràn. Is something that is more like coveting ó túmọ̀ sí ohun tí ó jẹ́ pé èèyàn ń polongo tàbí ó ń tiraka fún or gratify the flesh. Tàbí láti fi oríyìn fún ara. There is no good thing that has ever come out of Lot. Kò sí ohunkóhun tó ti inú ìṣẹ́kùfẹ́ jáde. Jesus said. Jésù wípé. In Matthew five twenty-eight. Nínú ìwé ìrere Matthew orí karùn-ún ẹsẹ̀ kejì ní ọ̀sán. That people lusting after a man and a woman. Pé nípa ìṣẹ́kùfẹ́ sí ọkùnrin kan tàbí obìnrin kan. In their house. Nínú ọkàn ẹni. Is the same thing as committing adultery. Ohun kan náà ni pẹ̀lú fífi àgbèrè. My brother. Arábìnrin mi. From this explanation. Láti inú gbólóhùn wọ̀nyí. These young girls. Àwọn ọ̀dọ́mọbìnrin wọ̀nyí. Are just practicing infatuation. Ìṣe ni wọ́n fẹ́ ìfẹ́kùfẹ́. Which you must run away from quickly. Èyí tó gbọ́dọ̀ sá kúrò kíákíá. Free from the appearance of evil. Sá fún ohun gbogbo tó fi ara jọ ibi. Don't yoke yourself with this young girl. Má fi àjàgà sí ọrùn rẹ pẹ̀lú àwọn arábìnrin wọ̀nyí. If you are a true believer. Tó bá jẹ́ ojúlówó onígbàgbọ́. Also. Bákan náà. There is something inside of you. Àwọn ohun kan wà nínú rẹ. That is making those girls tó ń mú kí àwọn ọmọbìnrin náà. to lust after you. láti máa fẹ́ ìfẹ́kùfẹ́ sí ọ. bẹ́ẹ̀ Bí ẹ̀kọ́. You need to go for deliverance. O nílò láti lọ sí ìtúsílẹ̀. For that thing to be removed. Fún ohun yẹn tí ó yí tí a lè yọ kúrò. Then. Nígbà náà. Pray against spirit of seduction. Tí o wá gbàdúrà lòdì sí ẹ̀mí ìṣekúṣe. And water spirit. Àti ẹ̀mí omi. Now. Ní ìsinyìí. Finally. Lákòótán. Look practically inward. Wo nú ara rẹ dáradára. As the way you speak. Àti ọ̀nà tó gbà fi ń sọ̀rọ̀. And make fun. Tí o sì máa ń ṣeré. Around people. Láàárín àwọn ènìyàn. This is, is not godly. Tí kò bá bá ìfẹ́ Ọlọ́run mu. Please. Jọ̀wọ́. Àjọ. Fún ara rẹ ṣe. God bless you. Olúwa yóò bùkún ọ. In the name of Ní orúkọ Jésù Kristi. Praise the The question here says, the first question is. Ìbéèrè àkọ́kọ́ nìyí wípé. this very individual. says, in a situation where a man has prayed and God finally gave him a lady to marry, but the parents of the man say no, no, because the lady is not from the man's tribe. Should he go ahead with the wedding behind or leave the lady? ìbéèrè àkọ́kọ́ ó wípé nínú ipò tí ọkùnrin kan ti gba àdúrà tó ti gbàdúrà sí ọ̀dọ̀ ọlọ́run tó ọlọ́run sì ti sọ fún wípé tó tẹ̀síwájú láti lọ fẹ́ obìnrin kan ṣùgbọ́n tí àwọn obìnrin òbí obìnrin òun wípé rárá kò sí ọ̀nà wọ́n ní kí ni kí ọkùnrin òun ṣe ṣé kó tẹ̀síwájú ni àti kó má ṣe bẹ́ẹ̀. In the first instance, you need to honour your parents. Even though parents may not will not be living with you. Tó bá tilẹ̀ ṣe wípé àwọn òbí yín wọ̀n You need to talk to them in the language they will understand. O Otherwise you will offend them and you will offend God. The Bible says. In the book of Isaiah. Nínú Isaiah chapter 23, orí verse twenty-six. Orí Verse three. Ẹsẹ̀ ìkẹta The Bible says, Thou wilt keep him in perfect peace. Ìbéèrè wípé wọ́n yóò pamọ́ ní àlàáfíà. Whose mind is stayed on thee because he trusted in thee. Ẹni lè fi ọkọ rẹ̀ dúró pẹ̀lú rẹ̀ nítorí ó gbọ́kàn rẹ̀ yọ. You need to trust God. O ní láti gbọ́kàn yọ Ọlọ́run. And once you have prayed through. Wọ́n gbà The most his difficulties and some other things that may want to hinder you. Àwọn ìdíwọ́ tàbí ìdènà kan wà tó lè fẹ́ gbé ènìyàn lọ́wọ́. The issue is that God may not show you pictures of what he is bringing you through. Ohun tó wà nídìí rẹ̀ ń dán ni wípé Ọlọ́run lè máa fi àwòrán ó lè máa fi àwòrán ohun ìtò ń gbé tàn wá kó má fi hàn. He will show you what he is bringing to you. Ó máa fi hàn àwòrán ohun tó mú tàn wá. From the point of revelation and the point of fulfillment. What you are going to pay, God will handle it if you trust in Him. Láti di góńgó ìfihàn àti ohun ìfẹ́ máa dojú gbogbo rẹ̀ gan-an Ọlọ́run máa fi hàn án. Now, in Habakkuk chapter two. nínú ìwé Habakkuk orí kejì, this man understood faith very well. Ọkùnrin yìí ní òye ìgbàgbọ́ dáradára. Abraham also experienced the faith picture. Bákan náà ni Abraham tún ní ìrírí ìwòrán ìgbàgbọ́. According to Genesis chapter thirteen. Bíbélì ìwé Jẹ́nẹ́sì torí kẹtàlá ti àkọsílẹ̀ rẹ̀. From verse fourteen to fifteen. Láti ẹsẹ̀ ìkẹrìnlá sí ìkẹẹ̀dógún. You will know that your faith pictures strength. Ẹ máa mọ̀ wípé ìgbàgbọ́ yín á máa ṣe àgbékalẹ̀ okun. Your faith pictures strength and it continues to help you in the time of difficult situations. A máa fi ohun òní bákan náà láti máa tẹ̀síwájú láti ràn yín lọ́wọ́ ní àkókò tí nǹkan bá le. For you to understand this Ṣùgbọ́n ẹ ní òye eléyìí. That the picture that dominates your mind. Wípé àwòrán ọ̀nì tó bá kún inú ọkàn yín. Will control your behavior. Òun ló máa ṣàkóso ìwà tí ẹ bá wù. Because she will know what you have done. Nítorí pé ó máa mọ ohun ìṣe òṣìṣe. And you will understand that broken focus creates insecurity and instability in everything around you. Ẹ máa mọ eléyìí wípé ìṣẹ́júmọ́ eléyìí tí kò lọ dáradára á máa mú àìní ààbò àti ṣíṣe ségesège. Only only focus faith can produce miracles from the hand of God. Ìgbàgbọ́ tí ó ní ìtẹ́júmọ́ nìkan ló lè mú iṣẹ́ ìyanu wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Once God has spoken to you. Níwọ̀n ìgbà tí Ọlọ́run bá ti bá ọ sọ̀rọ̀. Stand on what he has said. Dúró kiri nínú ohun ìṣe Ọlọ́run ti wí. He knows how to go through. Wọ́n mọ ọ̀nà tí wọ́n máa gbé gbà. He knows how he will help you. Wọ́n mọ bí wọ́n ti máa ràn yín lọ́wọ́. Because there are a lot of things under step. Nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a sọ́kò mọ́lẹ̀. On on this wise. You have to know God and depend upon God who will help you at the end of the day. Ẹ ní láti mọ Ọlọ́run tẹ̀sán wá sí ilé Ọlọ́run náà tó máa ràn yín lọ́wọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí. And if you do that. The Lord will help you. Olúwa yóò ràn yín lọ́wọ́. Question two. Ìbéèrè kejì. Your husband question two says. Ìbéèrè kejì wípé. The The issue in this question too. Ọ̀rọ̀ tí ó jẹ́ sí ìbéèrè kejì yìí dálé lórí. I want you to spend some time to spell out some duties of a man in the home. Mo fẹ́ kí ẹ lo àkókò díẹ̀ láti sọ àwọn ojúṣe ọkùnrin nínú ilé fún mi. Because some husbands are just working and when they get home They will be complaining that they are tired. Nítorí àwọn ọkọ kan, máa ṣiṣẹ́ nígbà tó bá ti padà délé, wọ́n máa ṣàwárí pé ó ti rí àwọn. But the busy pressing phone during their tiredness. Àmọ́ nígbà tó rẹ̀ wọ́n yẹn, wọ́n máa tẹ ẹ̀rọ ayárabíàṣá wọn. Till the next day doing nothing at home. Títí di ọjọ́ kejì tó òsì nínú ohunkóhun mú ṣe nílé. Please advise this type of useless man. Èdè tí ẹ lò nínú ìbéèrè yìí. is giving us the picture of the writer. Ó ṣàfihàn ẹni tí ẹni tí ó kọ ìbéèrè yìí tó jẹ́ fún wa. This is not judgmental statement. Eléyìí kì í ṣe ọ̀rọ̀ èdè bí sẹ́yìn ń dájọ́ rárá. It's a basic truth. Ó jẹ́ òtítọ́ kodoro. This man God recognizes him as the head of the home. Ọkùnrin yìí Ọlọ́run ti ọkùnrin Ọlọ́run ti dá ọkùnrin mọ̀ bí orí nínú ilé. He is recognized by God as the husband. Ọlọ́run ti dá mọ̀ gẹ́gẹ́ bí ọkọ. He is also recognized as the father. Bẹ́ẹ̀ sì ni a gẹ́gẹ́ bí bàbá. He is also recognized as a provider. A gẹ́gẹ́ bí ẹni tí pèsè nǹkan. And you are now saying it's a useless man. Ẹ̀yin wá wí pé ó jẹ́ ẹni jákèjádé ẹni tí ò ń That will show you that you are abusing the man at home at will. Eléyìí wá tí mo sì wípé ẹ̀ ń kú ọkùnrin tí Ọlọ́run ti fi sínú ilé. God is interested in whatever we say and how we say it. Ọlọ́run ọmọ ní ìfẹ́ sí ohunkóhun tí a bá ń sọ àti bí a bá ti ń sọ jáde. Now, the issue now is that your husband, if we tell you now, okay, this is what you should do, this is what you should do, that's okay. Eléyìí ó dára bẹ́ẹ̀ bá sọ fún pé ohun tó máa ṣe ọ̀nà tó máa gbà ṣe lélẹ́yìí ó dára bẹ́ẹ̀. But we need to give you the principles how things should be done so that the man will be able to coordinate himself and get the home in a happy home a sọ fún yín ìlànà tí ẹ máa gbà sí ohun gbogbo tí ọkọ yín tí ohun gbogbo tí mo bá lọ dáradára nínú ilé pẹ̀lú ọkọ yín. under this situation. lábẹ́ bí ìyọ̀rọ̀ ti rí yìí. the man has been pressing phone. Ọkọ tó ti máa ń tẹ ẹ̀rọ alágbèéká tó máa fi ń pe àwọn ènìyàn. When is pressing phone in the afternoon no question. Nígbà tí bá ń tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ní ọ̀sán kò sí wàhálà. But it's not pressing phone in the night. Ṣùgbọ́n tó bá ṣe pé alẹ́ òru ló wá ń tẹ̀ Doing nothing. Tí ò sì ní ohunkóhun ṣe nínú ilé. The questioner is a decent writer. Ẹni tí ó kọ ìwé yìí. It's a decent writer. Ó jẹ́ ẹni tó máa ń kọ ọ̀rọ̀ bí gan. And it's only the power of God can make us to decode what he is calling about. Agbára Ọlọ́run tí yóò sì wá lè jẹ́ kí a mọ ohun ìtó kọ́ nípa rẹ̀. You will see that this man needs maturity. Ẹ máa ẹ máa rí wípé ọkùnrin yìí ó nílò títí àgbàkẹ́yìn tó dúró. You will discover that maturity is a dynamic process. Títí àgbà tó dúró ó jẹ́ ìgbésẹ̀ ilé tí ó ṣe pàtàkì. You need to be patient with him. Èyí láti ní sùúrù pẹ̀lú rẹ̀. Maturity gives meaning to life. Ìdàgbà tó dúró á máa fi ìtumọ̀ fún ilé Maturity involves balance. Ó tún túmọ̀ sí bí ohun gbogbo kó wà lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́. Maturity provides for the satisfaction of the need. Ìdàgbàsókè wá á máa pèsè fún ìtẹ́lọ́rùn àwọn ohun tí ènìyàn nílò. Maturity leads to harmony in relationship. A sì máa jẹ́ kí ìbáṣepọ̀ kó dán mọ́rán. Maturity leads to a sense of contribution to life and the kingdom. Eléyìí á tún máa darí sí àwọn ìpèsè sí ìgbésí ayé àti ìjọba. Now psychologists generally agree that one of the characteristics of matured maturity is having meaning in life. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n ti ṣe àgbékalẹ̀ wípé ọ̀kan nínú àwọn òmúyẹ ti ìdàgbà tó dúró òun ni díẹ̀ lọ ní ìtumọ̀ tó yẹ nípa ọ̀rọ̀ ayé. As a husband, gẹ́gẹ́ bí ọkọ, you need to understand what communication is all about. Ó nílò láti mọ ohun tí ìbánisọ̀rọ̀ ohun tó túmọ̀ sí. In a matured way. Ní ọ̀nà tó dára. Now, a successful marriage is based on a few things that we need to understand now. Ìgbéyàwó tó dára tó ní àṣeyọrí nínú ó dá lé lórí àwọn ohun kan tí a nílò láti mọ̀ nípa rẹ̀. More communication at home. Ìbánisọ̀rọ̀ tó dán mọ́ra sí nínú ilé. Not less. Kò kí ń ṣe lẹ́yìn tó kéré. Both spouses may love each other dearly, but without proper communication, that love goes unnoticed. And the result is often terrible and tragic. Àwọn lọ́kọláya ó ṣeé ṣe kí wọ́n fẹ́ ara wọn fẹ́ràn ara wọn bó ti tọ́, àmọ́ láìsí ìbánisọ̀rọ̀ tó dánmọ́rán tó lọ dáradára, ìfẹ́ ọ̀hún wọn ò ní wọn ní mọ bí ìfẹ́ ọ̀hún ti lọ, bákan náà ni èsì rẹ̀ a máa darí ẹni lọ sínú àjálù. It is estimated that when we awake, àmọ́ wípé nígbà tí a bá jí, we spend Seventy percent of our time communicating. Ìdá méje nínú mẹ́wàá àkókò wa a máa ń lò láti fi máa sọ̀rọ̀. Thirty percent which is talking. Èyí ìdá mẹ́ta tó kù a máa ń lò láti fi máa láti fi máa mú ọ̀rọ̀ jáde. This means that over half of our communication is not verbal. Eléyìí túmọ̀ sí pé ìdá ààbọ̀ nínú ìbánisọ̀rọ̀ wa kì í ṣe ohun tí a máa fi ẹnu sọ jáde. It is not what you say, it is how you say it that can be the cause of communication problem between couples bí ènìyàn bá ti tó jáde gan òun gan ni lè fa wàhálà nínú ìbánisọ̀rọ̀ láàrin lọ́kọláya. when there is a lack when there is lack a lack of far communication in relationship. ní ìgbà tí ìbánisọ̀rọ̀ tí kò dán mọ́rán tó bá wà nínú ìbáṣepọ̀ kan. misunderstanding and assumption setting. àìgbọ́ra ẹni yé àmọ́ àwọlé wá. But we need to understand the components of communication. Ẹ wá nílò láti mọ ohun tí ìbánisọ̀rọ̀ tí ó kún fún. Number one. Èyí àkọ́kọ́ rẹ̀. Respectfulness. Òun ni kí ènìyàn máa bu ọ̀wọ̀ fún ara ẹni. When you talk to your wife in a respectful manner. Bí ẹ bá bá ara yín sọ̀rọ̀ ní ọ̀nà tí ẹ máa fi bu ọ̀wọ̀ fún. She will reply you in a respectful manner. Òun náà fèsì ní ọ̀nà bíbu ọ̀wọ̀ fún ni. But when you receive a call. Àmọ́ ní ìgbà tí ẹ bá tí ò bá gbọ́ ọ̀rọ̀ rẹ̀. When if if he phones you. Nígbà tí wọ́n bá pè ní lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. He say hello ẹ̀hẹ́ eh, wetin happen. Tó bá pè ní dáwọ́ sọ ẹ̀hẹ́ eh, kí ló ṣẹlẹ̀ gan. By the time he comes back. Nígbà tó tún bá máa padà dé. He will tell you what really happened. A sọ fún ọgbọ́n ohun tó ń ṣẹlẹ̀ ní pàtó. You will now understand that communication is very very important in the house. Ìgbàlódé mo wá ń lòye Another thing is quantitativeness. Èyí Couples to endeavour able to communicate more often verbally or otherwise. Àwọn lọ́kọláya wọ́n gbọ́dọ̀ kọ́ bí a ti máa ń bí a ti máa ń bá ni sọ̀rọ̀ níbi àti ti ẹni sọ̀rọ̀ àti bí ọ̀rọ̀ tí a máa ń sọ nígbà tí a kò bá ti ẹni sọ̀rọ̀. You will see that when you are communicating. Ẹ rí i pé nígbà tí ẹ bá ń bá mi sọ̀rọ̀. Hardly will you enter into unnecessary argument. Ó máa nira kí èèyàn wọnú àwọn àwárí tí kò wúlò lọ. The third the third component is feedback. Èyí ẹ̀kẹta rẹ̀ gan ni èsì tí èèyàn rí gbà padà. Respectful listening and response are also verbal, vital. Títẹ́ sísílẹ̀ ní ọ̀nà tí ènìyàn máa fi ń bu ọlá fún ni àti ìdáhùn ó jẹ́ ọjọ́ ṣe pàtàkì. For example, fún àpẹẹrẹ, we are talking of the the lady, the man uh, pressing phone. Ẹ sọ nípa ọkọ tó máa ń tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Even at two a.m. Sọ́dà gan aago méjì When he is to be with you. Nígbà tó yẹ kí aya rẹ̀. When you are supposed to play together. Nígbà tó yẹ kí ẹ máa dùn bára ní ìlú When you are supposed to talk. Nígbà tó yẹ kí ẹ máa sọ̀rọ̀. The man is indirectly married to his phone. ṣe pé ọkùnrin ọ̀hún gan ọ̀nà kejì ẹ̀wẹ̀, ó ti ṣe ìgbéyàwó pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. You sí ohun gbogbo. You will see what is going to happen. Ẹ máa wá rí ohun tó máa ṣẹlẹ̀. Under this situation. Níbi ọ̀rọ̀ ti rí yìí. Recognize your husband as the head of the home. Kọ́kọ́dọ̀ ọkọ rẹ mọ̀ gẹ́gẹ́ bí orí nílé. Recognize him as the father. Mọ̀ gẹ́gẹ́ bí bàbá. Recognize him as God's representative in your home. Mọ̀ gẹ́gẹ́ bí aṣojú Ọlọ́run nínú ilé yín. And then keep on praying for him. Ṣé wá tẹ̀síwájú láti máa gbàdúrà fún mi? If both of you are praying together. Bí ẹ̀yin méjèèjì bá jùmọ̀ ń gbàdúrà pọ̀. The family that pray together stay together. Àwọn ìdílé tí ó bá máa ń gbàdúrà lápapọ̀ wọ́n máa dúró papọ̀. At the end of the day. Lópin ohun gbogbo. You will enjoy your life. Ẹ máa gbádùn ayé yín. Because if you don't do that. Nítorí bí ẹ kò bá ṣe eléyìí. It is a, it's a way of getting frustrated unnecessarily. Ó jẹ́ ọ̀nà tí èèyàn máa fi gbà máa ní ìjákulẹ̀ ní ọ̀nà tí ò tí ò dára. I remember a lady. Mo rántí arábìnrin kan. Who really loved her husband. Ẹni tó fẹ́ràn ọkọ rẹ̀ ló ti tọ́. Very much. Ó fẹ́ràn rẹ̀ púpọ̀. But the man was referring for his. Uh, professional exam. Ṣùgbọ́n ọkùnrin yóò gbáradì fún ìdánwò ìdánwò kan. Àtàbọ̀ she doesn't have the man didn't have time for her at all. Ọkùnrin yìí kò tilẹ̀ wá láàyè sí ìyàwó rẹ̀ rárá. At the end of the day. Lọ́kùnrin gbogbo. By about two a.m. Ní nǹkan bí aago méjì òru. When the man was concentrating and reading his book. Ìgbà tí ọkùnrin yìí bá dí wọ́n kíkà ìwé rẹ̀. The woman came out from the room. Obìnrin yìí bá jáde láti inú yàrá. And packed the book. Ó bá kó gbogbo ìwà ó palẹ̀ gbogbo ìwé mọ́. He spoke in Yorùbá. Ó bá ti èdè Yorùbá sọ̀rọ̀ para ẹ̀ mi lọ́rùn. Don't kill yourself. Ó nínú ilé. Let's go inside. At the end of the day. Lọ́pọ̀ ohun gbogbo. Situation got solved. Ipò yìí, ohun gbogbo ohun gbogbo lọ bó ti yẹ. God bless you. Ọlọ́run yóò bùkún fún wa. Praise the Lord. Ẹyin Olúwa lógo. We have two questions there. A ní àwọn ìbéèrè méjì yìí. First one goes like this. Àkọ́kọ́ lọ báyìí. My husband has left me about forty-two years ago. Ọkọ òun ti ti ẹ̀rọ arábìnrin tí ọkọ òun ti tèwé sílẹ̀ fún bí ogójì ọdún lé méjì sẹ́yìn. I married two wives. Ó sì fẹ́ ìyàwó méjì. One of the wives had two children. Ìkan náà àwọn ìyàwó yìí ó bí ọmọ méjì. But one died. Ìkan kú náà ọmọ òun. The one without a child is still with him. Ìyàwó kejì tí ò tí ìbímọ ó sì ń gbé pẹ̀lú rẹ̀. But since three months ago. Ṣùgbọ́n láàárín bí oṣù bíi mẹ́ta sẹ́yìn. This man has been calling me almost every three days. Ọkọ òun tó ti fi òun sílẹ̀ fún bí ogójì ọdún lé méjì ó bẹ̀ sí pé òun ní gbogbo gbà. Begging me. Tó ń bẹ̀ òun. We both have six children. Àwọn méjèèjì àtijọ́ bí ọmọ mẹ́fà. And our last child is 40 years old. Ọmọ wa tó kẹ́yìn, ó jẹ́ ọmọ ogójì ọdún. What do I do? Kí ni kí n ṣe? Because I have no interest in him again. Nítorí pé mi ò nífẹ̀ẹ́ sí ọkùnrin mọ́ rárá. I did not remarry. Mi ò sí ọkọ mi. I have given my life fully to Christ. Mo ti sáyé mi pátápátá sílẹ̀ fún Jésù. Hallelujah. hallelujah. We have one scripture here on which we base, base our response. First Corinthians chapter seven. Ìwé Kọ́rìntì kìíní orí ìkeje. Verses ten and eleven. Ẹsẹ̀ It says. And unto the married. I command. Yes, not I. Kìí ṣe But the Lord. Bí kò ṣe Olúwa. Let not the wife depart from her husband. Kí aya kó má ṣe fi ọkọ rẹ̀ sílẹ̀. But and if she depart. Ṣùgbọ́n tó bá fi sílẹ̀. Let her remain unmarried. Bí ó wà bẹ́ẹ̀ láì ní ọkọ mi. Or be reconciled to her husband. Tàbí kó bá ọkọ rẹ̀ làjà. And let not the husband put away his wife. Kí ọkọ kó má ṣe kan ìyàwó rẹ̀ sílẹ̀ pẹ̀lú. In this particular case. Nínú ọ̀rọ̀ yìí. You find a man and a woman that are married themselves officially. A rí àwọn olókọ̀ọ́láyà tó ti fẹ́ àwọn olójúlówó. But the man put away his wife after many years. Ṣùgbọ́n ọkùnrin yìí ó fi ìyàwó rẹ̀ sílẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún. And married two extra wives. Ó sì lọ fẹ́ ìyàwó méjì mìíràn sí. He took away the second wife. Ó tún mú ó fi ìyàwó kejì sílẹ̀. And is currently living with the third wife. Ní lọ́wọ́lọ́wọ́ báyìí, ó ń gbé pẹ̀lú ìyàwó kẹta. The third wife has not given birth yet. Ìyàwó kẹta tó ń gbé pẹ̀lú rẹ̀ kò tí Suddenly he developed interest in the first wife he sent away. Lójijì, ìfẹ́ wá bẹ̀rẹ̀ sí padà sí ìyàwó àkọ́kọ́ tó ti fi fún ọ̀pọ̀ ọdún. Now the first wife has become born again. Ní ìsìnyí, ìyàwó àkọ́kọ́ ó ti wá jẹni àtúbí. And is serving the Lord in MSN. Ó ti sin Ọlọ́run ní ìjọ́rò èkó ní àtijọ́ ìyanu. And she's asking, what should she do? Ó wá ń bèrè ìbéèrè pé kí ni kí òun ṣe? by virtue of the provision of the scripture. Nípasẹ̀ ẹsẹ̀ Ọlọ́run tí a yìí. He said that a man and a woman shall not take, ought not to separate from each other. Bíbélì jẹ́ kó di mímọ̀ fún pé kí ọkọ àti ìyàwó fún ọ̀gbúdọ̀ péra wọn sílẹ̀. He said but if it happens that the woman be put away. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkọ bá fi aya rẹ̀ sílẹ̀. Let her remain unmarried. Irú ìyàwó bẹ́ẹ̀ kó wà láláìlọ́kọ. Currently our sister is unmarried ní lọ́wọ́lọ́wọ́ arábìnrin wa ó wà nínú ipò yìí kò lọ́kọ mìíràn. and she staying on her own. ó sì ń dágbé. taking care of her children. tó ń tọ́jú àwọn ọmọ rẹ̀. The Bible says "He if he decides he could be reconciled to her husband. Bíbélì wípé tí ó bá pinnu ó tún lè bá ọkọ rẹ̀ làjà. But if she does not want to be reconciled to her husband. If he is not born again. Ṣùgbọ́n tí ò bá sì jẹ́ ní àtúbí. If he is not in Christ. Tí ò bá sì sí nínú Kristi. It is very risky for you to go back to him. Ó jẹ́ ohun tó léwu jọjọ láti padà. Know that you cannot marry another man as the first one is still alive. Ṣùgbọ́n o mọ̀ dájú pé o ò lè fẹ́ ọkọ mìíràn nígbà tí ọkọ àkọ́kọ́ bá ṣì ń bẹ láyé. If o lè wọnú wàhálà èyí tó jẹ́ pé ó yẹ kó o yẹra fún. If you go back to him. Tó o bá padà sí ọ̀dọ̀ rẹ̀. Because he has the last wife still living with him. Nítorí pé ìyàwó rẹ̀ tó fẹ́ kẹ́yìn ó sì ń bẹ pẹ̀lú rẹ̀. Therefore. Nítorí náà. For now. Ìlọ́wọ́lọ́wọ́. We advise that you can be at peace with him. A gbà ọ́ níyànjú pé o lè wà ní àlàáfíà pẹ̀lú rẹ̀. But don't pack to him until he sought out himself with Christ. Má ti padà sí ọ̀dọ̀ rẹ̀ àyàfi tó bá ti yanjú ara rẹ̀ pẹ̀lú Kristi. And until he sends away the last wife still living with him. Títí tí ó fi lé ìyàwó rẹ̀ tó kẹ́yìn tó ń bẹ pẹ̀lú rẹ̀ lọ. When that is done. Nígbà tó bá ṣe léyìí. You can bring him to the marriage committee. O lè mú wá sí ìgbìmọ̀ ìgbéyàwó for necessary counseling and sorting out. Mú àwọn ìgbaninímọ̀ràn èyí tó yọrantí tẹ́ẹ̀sì yanjú ohun gbogbo. God bless you. Ọlọ́run yóò bùkún fún yín. Question number two. Ìbéèrè kejì. In a situation where there is delay in childbearing. Nínú ọ̀rọ̀ èyí tó jẹ́ pé ìdíbímọ ó ní ìdádúró. In marriage. Nínú ìgbéyàwó. Can adoption be recommended? Ǹjẹ́ ṣé a lè sọ pé kéèyàn lọ gba ọmọ bí? I hope this will at least serve as a stopgap. Mo lérò pé ilé yóò mú kí àwọn àlàfo tó ń bẹ níbẹ̀ kó dínkù. Furthermore, síwájú sí This will prevent a resort to divorce. Èlé yóò tún mú kí àìkóbá àyè fún ìkọra ẹni sílẹ̀. Please advise. Ẹ jọ ẹ gbà níyànjú. We have important scriptures here in the book of Esther. A ní ọ̀rọ̀ Ọlọ́run tó ń ṣe pàtàkì ní ìwé Ẹ́sẹ̀rì. To help us solve the issue of adoption. Láti bá yanjú ọ̀rọ̀ pé kéèyàn gba ọmọ. In the book of Esther. Ìwé Ẹ́sẹ̀rì. Chapter two. Orí kejì. Verse seven. Ẹsẹ̀ ìkeje. he says. Orúkọ. And Mordecai brought up Adasa. Mordecai is sì mú Adasa That is Esther. It Ibi ṣe Esteri. His uncle's daughter. Ọmọ àbúrò bàbá rẹ̀. For he had neither father nor mother. Nítorí pé kò ní bàbá bẹ́ẹ̀ And the maid was fair and beautiful. Ọmọ obìnrin náà sì rẹwà dáradára. Whom Mordecai, when her father and mother were dead, took for his own daughter. Ẹni tí mo jẹ́ Káyìn tó mú gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ nígbà tí bàbá àwọn ìyá rẹ̀ ti kú. So biblically, ado adoption is good. Nípa ti Bíbélì, gbígba ọmọ ò dára. Adoption is not sin. Gbígba ọmọ tọ́ kìí ṣe ohun tí ṣe ẹ̀jẹ̀. In Romans chapter eleven verse seventeen to twenty-six. Nínú ìwé Róòmù orí kọkànlá ẹsẹ̀ ìkẹtàdínlógún. The Bible tells us that we have been accepted and adopted in Christ the beloved. Bíbélì jẹ́ kó ti mọ̀ fún wa pé a ti gbà wá gẹ́gẹ́ bí ọmọ nínú Kristi. The Bible tells us that as Gentiles, which we are not supposed to be in Christ, that the main branch, which is the Jews, we are cut off and we are grafted into Christ. Àwọn tá a jẹ́ kìfì tí ò yẹ ká wà nínú Kristi, ṣùgbọ́n nítorí pé a fi wá sọ wá jẹ ọmọ nípasẹ̀ Àǹfààní Therefore we are currently the children of Abraham by faith in Christ. So every true child of God born again full of the Holy Spirit has been adopted into God through Christ. Olúkúlùkù ọmọ Ọlọ́run èyí tó ti di àtúbí òun náà láti gbà wọlé gẹ́gẹ́ bí ọmọ nínú Kristi. Therefore, adoption is scriptural. Nítorí náà, gbígba gbígba ọmọ tán ó jẹ́ ohun tó bá Bíbélì mu. Therefore, in a situation where a couple has been believing the Lord and they have been waiting. Nínú ọ̀rọ̀ tó jẹ́ pé lọ́kọ̀ọ́láyà tó ń gba Ọlọ́run gbọ́ tó de Ọlọ́run fún ọmọ bíbí. And while they are waiting upon the Lord for their own blessing of the womb, they begin to feel the need to adopt nígbà tó ti tu ojú ọlọ́run tí wọ́n ń dúró di ọlọ́run fún èso ọmọ tí wọ́n lódà pé ó wá ń di túmọ̀ fún wọn pé kí àwọn lọ gba ọmọ tọ́. It is necessary that both of them should take the following into consideration. Ó jẹ́ dandan gbọ̀n kí àwọn méjèèjì kan fi ọ̀rọ̀ wọ̀nyí sí èrò. Number one. Àkọ́kọ́ two of them have to completely agree on the issue of adoption. Àwọn méjèèjì wọ́n gbọ́dọ̀ gbóhùn pọ̀ gbóhùn pọ̀ pé àwọn fẹ́ gba ọmọ tọ́. It will not be that one just walks away and goes and adopts a child without the other's uh, approval. It is not acceptable. It is not godly. Èyí kan ṣe pé kí ẹ̀kan nínú wọn kókò lọ kó lọ gba kó lọ gba ọmọ láti bẹ̀rẹ̀ sí sọ láì ṣe kí ẹnì ó mọ̀ eléyìí ṣe ìtọ́wọ́gbà. Two, the couple must pray fervently to the Lord to hear clearly from him with regard to this issue. Ìkejì, àwọn lọ́kọ̀láyà wọn gbọ́dọ̀ gbàdúrà gidigidi sí Ọlọ́run láti gbọ́ ìtọ́ni láti ọ̀dọ̀ rẹ̀ wọ́n tó gbé ìgbésẹ̀ náà. So that they do not make mistakes. Ìwọ́n má bàa ṣàṣìṣe. Three. Ìkẹta. Both of them can even decide to adopt more than one child. Àwọn méjèèjì wọ́n tún lè pinnu láti gbà ju ọmọ kan ní títọ́. If that is the desire of their own heart. Bá a jẹ́ pé ilé wa jẹ́ èròǹgbà kan wọn. Four. Ìkẹrin. Both of them must obey government provisions with regard to children adoption. Àwọn méjèèjì wọ́n gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àkọsílẹ̀ òfin ìjọba nípa gbígba ọmọ tọ́. Five. Ìkarùn-ún. Both of them must love that child as their own very own. Àwọn méjèèjì wọ́n gbọ́dọ̀ fẹ́ ọmọ náà dénúdénú gẹ́gẹ́ bí ọmọ tó ti ní ẹ̀jẹ̀ tí wọ́n jáde. Six. Ìkẹfà. The couple The couple must realize that God Almighty can still give them their own children even after having adopted from ah, outside. Àwọn ọlọ́kọ̀ lọ́yà wọ̀nyí wọ́n gbọ́dọ̀ gbà bí ọkọ̀ wípé pẹ̀lú pé àwọn lọ gba ọmọ sọ́yìn ọlọ́run pàápàá sì lè fún wọn ní ọmọ tiwọn láti bí. Seven. Ìkéde. Let this couple realize that many believers um, adopt children these days and these children grow up and take good care of these believers. Ẹ jẹ́ àwọn wọ̀nyí kó ní ìṣó gbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ tí wọ́n gba ọmọ tọ́ lónìí wọ́n á tọ́ ọmọ náà àwọn ọmọ náà á sì dàgbà á sì tọ́jú àwọn òbí tí wọ́n gbà wọ́n tọ́ yìí. Ìkẹjọ even couples that already have their own children, if the Lord leads them to adopt more children, they should go and do that. It is not cool. Àwọn ọlọ́kọ̀ọ́lọ́yà pàápàá tí wọ́n ti bí ọmọ tí wọ́n Ọlọ́run bá ti fún wọn láti lọ gba ọmọ tọ́ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀. Therefore, in a situation where there has been some delay, and the couple feel and believe that they, they must adopt. Bí àwọn ọlọ́kọ̀ọ́lọ́yà wọ̀nyí tó Let them go ahead, pray, and then do that. Ẹ jẹ́ kí wọ́n tẹ̀síwájú kí wọ́n gbàdúrà kí wọ́n sì ṣe èyí. In agreement of faith, the Lord will let that endeavor to prosper. Nínú gbogbo nǹkan, nínú ìgbàgbọ́, Ọlọ́run yóò tọwọ́ sọ́nà láti mọ bí wọ́n ti ṣe. And we also pray that God will give them their own children in the name of Jesus. Àti gbàdúrà kí Ọlọ́run náà yóò fún ọ ní ọmọ tí wọ́n pẹ̀lú ní orúkọ Jésù. Praise the Lord. Father, we thank you for a time like this. Bàbá Akíntọ́lọ́wọ́ yìí ti rú àkókò báyìí. Àpẹẹrẹ pàápàá sí ni Rémọ́ bíi. Ẹ̀ka ọ̀sẹ̀ wa ní orúkọ Jésù. Father, as we go into this week, Bàbá bí a ti lọ nínú ọ̀sìn Let your mercy. Ẹ jẹ́ àánú yín. Your grace. Orí ọ̀fẹ́ yín. Your favour. Ojú rere yín. Your power. Agbára yín. Your mind. Ipa yín. Your strength. Okun yín. Overshadow us in the name of Jesus. Ìwádìí orúkọ Jésù. Power to go from strength to strength. Agbára ti lọ láti ipá dé ipá. And from victory to victory. Láti ṣẹ́gun dé ìṣẹ́gun. Receive it in the name of Jesus. Ìwádìí orúkọ Jésù. Father, all the prayer requests are answered them by fire. The Lord blesses you from time. Let you stand shine upon you and be gracious unto you. In Jesus' mighty name we pray. Let us share the grace in fellowship. The love of God, the sweetness of the Holy Spirit, be with us now forever. Your goodness and mercy follow all the ways of our life which are crying out for the Lord forever and ever. Seven miracle receiving, hallelujah, let's go.